أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم All praises are due to Almighty Allah who has made it possible for us to gather here today. We beseech Him to continue to shower His noblest blessings on the Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam, his household, companions, and the generality of Muslims worldwide. Um, when marriage becomes pain, I'm sure there is nobody here that is married that has at one point or the other not had pain in his marriage or her marriage. as it is. Allah subhanahu wa we read in the Quran. Yorùbá Yorùbá púpọ̀. Wọ́n ní ká ṣe ní Yorùbá. À try à mix ẹ̀ pọ̀. Quran ti ọlọ́run ọba àlekè ọlá tí ó pe àwọn màláìkà ó ní inni jailun filhardi khalifa ó ní I will create a viceroy on earth as such what we ended up finding out is that Allah subhanahu wa ta'ala created white black yellow different races of human beings. And then, what accompanied these people? Nǹkan tó tẹ̀lé wọn wá ni pé ìwà oríṣiríṣi náà tún wá tẹ̀lé wọn wá. Àwọn kan le, àwọn kan rọ̀, àwọn kan wà láàrin méjì líle àti rírọ̀. Nǹkan tí a wá sọ ń bí lèmi tí n bá ní kí n béèrè obìnrin tó ní marital problem tó ní marital pain tó kà á láyà tí n bá ní bo ni irú obìnrin náà máa ń gbẹ̀yìn sí i'm sure púpọ̀ nù wá ní a ah, psychiatric hospital aro and all that excellence ṣùgbọ́n tí bá wá ní níbo ni ọkùnrin tó ní marital pain tó ní marital problem tó kà á láyà níbo lòun máa ń end sí ta ló lè fún mi ní option gan mi ò gbọ́ I can't hear but I'm sure you are not likely going to get the answer right. Ọkùnrin máa ẹ̀ǹdì sínú kòtò ni sàárè ló máa ẹ̀ǹdì sí. Why? Because gbogbo wa la mọ̀ àwọn bàbá wa ní inú obìnrin jìn kò lè kún láéláé wọ́n máa da sínú ẹ̀ da sínú ẹ̀ da sínú ẹ̀ tó bá dé lẹ́mù kan ẹ ó máa di psychiatric issue mọ́ lọ́wọ́ ṣùgbọ́n tọkùnrin tí ò jù yẹn tẹ bá lọ́kùnrin ó commit suicide number one problem ni marital pro issue tọ́ bá ní eh, ọkùnrin ó ní heart attack family marital issue is there ọkùnrin ó ní stroke family marital issue is there so tóbìnrin bá end sí psychiatric hospital ọkùnrin end sínú sàárè the question now is why are men dying so much I wouldn't want you know I wouldn't want us to leave this place believing it's a problem of men that men are the devil and women are the saints At the same time, I wouldn't want us to believe women are the saints, uh, women are the devil, and men are the saints. Torí wọ́n nígbà tẹ́ fẹ́ fẹ́ra tọkọ àtìyàwó méjì fẹ́ fẹ́ra wọn. Àwọn náà máa ń ríra wọn láyé èsì tó máa múra wọn wálé ìpè I love him daddy. Tó bá dẹ̀ ti di I love him daddy, daddy àní ṣoṣù ọ̀ mo ṣúọ òun náà mọ́bìnrin lọ lé àwọn òbí ẹ̀ i love her and bàbá ẹ̀ náà ní ó dá ẹ lójú a ló dáhùn lójú a wa la fẹ́ra wa now what is the primary form form kí ló máa ń form ìwà ìwà wa number one thing ni genetics genetics nǹkan ta ìnẹ́rì látara bàbá àti ìyá wa and then the environmental factor comes in àdúgbò tá a gbé ibi tá a dàgbà sí ìyẹn náà wá yìn báìbù sí ara wa. tí a bá ní wò ó bẹ́ẹ̀ eh, ọkọ nígbà obìnrin the first lecturer Adia Fasin Fasero she mentioned something ó ní ọmọdé á máa dàgbà ọkùnrin àání à ìṣọkùnrin kọ́ ni ẹni ò gbọ́dọ̀ sunkún ọkùnrin ò ń sunkún the same thing tóbìnrin bá ń dàgbà kí la máa ń sọ fún un a máa sọ fún pé especially tó bá ti ń digbó ti ń lọ lé ọkọ ó ti ń dàgbà ìgbà yẹn la máa sọ fún pé tọkọ ẹ bá ń kọ́lé ìwọ náà a máa ra mọ́tò. We instill the spirit of competitive nature in our daughters which in itself has its positive side but tó bá wá ti ń digbó ó fẹ́ máa lọ lé ọkọ a máa wá ń gbàgbé láti sọ fún yín pé marriage is complementary rather than competitive. We forget to tell her as she's growing up that you are supposed to complement your husband rather than be at competition with him, which is what Dr. Ebankole Iwamuna Amara Moto mean now ó wá di pé wọ́n ríra wọn wọ́n gbéra wọn wálé bọ́lọ̀ ń ṣe ti ta ọkùnrin àti obìnrin ló gbọ́dọ̀ lọ́ máa form family and when they form the family we leave them to go and find their way not even giving them any form of education at all, which means from the start they were doomed to fail. They were doomed to fail from the start. Now, that, and then, like I said, when we had that to our environmental influence, which nowadays is Jahiliyyah, The environmental factor nowadays is jahiliya. It teaches the husband now that you don't need, or the man, it teaches the male child, you don't need to get married before you have, you copulate with a woman. ó dẹ̀ ń sọ fọ́mọ obìnrin náà pé ìwọ náà ò ní ìdọkùnrin láti bímọ ọ̀rọ̀ bébí mama and co and single parenthood ló wọlé sínú gbogbo ẹ̀ ó wá di pé ọkùnrin àti obìnrin ríra wọn as unnecessary I don't need to get married to achieve what I want ó tún wá get worse débi pé wọ́n ti wá rí pé ń sìn an average female child considers accumulating degrees as an achievement rather and she sees marriage as nothing marriage has become something that is relics of the past our girls will rather accumulate degrees upon degrees thinking that is what the primary aim for her to be on earth now wọ́n ní nígbà tọmọ tán bá ti wọlé tán they form a family kí làwọn i am trying to be scientific about my presentation so that uh, we will look at the factors in total what makes a healthy family what makes a sick or ill family and how do we correct them now number one when you see a family that is healthy the first thing you will see is that they have a spiritual bond. They have, the couples are bonded together. Their spouse bonding, their spiritual bonding, and then they have a healthy social network. One náwọn ọ̀rẹ́ tó ní like minds that they interact with. And number two, like My Ustaz said before me, they have a healthy communication. Then number three is that they appreciate one another. They appreciate one another. Number four, there is personal autonomy. Personal autonomy yẹn ni pé the woman is free. Ó ní ó ní ìkápá ó ní ààyè láti achieve nǹkan tó fẹ́ dà nílé ayé ọkọ náà ó ní the same thing they are both free to exercise their individual intellectual capability to the best of their eh, knowledge to the best of their capability there is that personal autonomy and then number four there is flexibility Flexibility. Flexibility simply means that when there is problem, because there is no rigidity, you will be able to cope. It's like absorber nu moto, Tí o bá sí mọ́tò, tí o bá sí absorber nu mọ́tò, tí mọ́tò bá já sí kòtò gbín, gbogbo ẹ̀ máa túká ni. But when there is flexibility, you find a situation where ó máa dàbí absorber ni wọ́n á rock díẹ̀ ṣùgbọ́n wọ́n á stabilize padà there has to be there is flexibility in such a home and there is family time family time in which case the husband and the wife find time even if it's small quality family time to be together and enjoy themselves. Now we know all the things about Arijalu Kawamu Alan Nisan, but what for me it simply means is that when two or more Muslims come together, there has to be an Amir. There has to be an Amir, much so in a family where Allah subhanahu wa ta'ala has placed the Amirship in the man in the uh, it has placed it on the husband and the husband by virtue of spiritual uh, injunction and also it fits his nature as a man to be the amir gbogbo wa la mọ̀ pé tí ọkùnrin ò bá lówó lọ́wọ́ and why when tí madam bá wa i need owó báyìí àwọn ọmọ wa owó skul inú ẹ̀ máa máa dùn ní owó pọ̀ àtòwó bá wà lọ́wọ́ ọkùnrin inú ẹ̀ ń dùn ní owó wa yes but ìjọ tó bá ṣe sáfẹ́rẹ́ díẹ̀ you see the other side of that otherwise happy man that is why but on the contrary a woman women are not built to take care of the house, to continue to bring out. Women are not built like that. As such, when you have a situation where the role is reversed, there's usually conflict in such a home. Now, àwọn nǹkan wo ló wà tó jẹ́ pé ó máa ń jẹ́ risk factor tó máa ń jẹ́ kí ilé kó má tò kí làwọn nǹkan tó máa ń jẹ́ kí ilé má tò. Number one, intra-family conflict. Intra-family conflict. When there is conflict within the house, within the home, in such case, you have a situation where the husband and the wife are at loggerheads with each other. But let us understand one thing conflict in itself is not bad. tí ò bá sí conflict there won't be progress what is bad is the way we handle such conflict at the end of the day we a small thing that shouldn't become a big issue we make it into a big issue and it explodes in our face intrafamily conflict number two blaming blaming This is the act of censoring, holding responsible, and making negative statements about an individual that their actions or that their actions are socially and morally irresponsible. The opposite of praise. Oma every time kò ṣe nǹkan tó darí bójú ọkọ ni ò ṣe nǹkan tó dá ni àbíyàwó ni ò ṣe nǹkan tó dá blame ṣáá ni blame ṣáá ni their actions or actions, uh, you see it as being irresponsible. That's another factor that brings problem into the home. Thirdly, rigidity. Rigidity. I try to look for the psychological definitions of all of these problems. Wọ́n léyàn rigid eléyìí most of the time You find it in the man, but it's also present in the woman. Rigidity, in which case, that person, there's a refusal to appreciate another person's viewpoint or emotion. You just don't want to hear. Títèmi ṣá àní ṣá bí n bá ṣe ló gbọ́dọ̀ rí. When you don't appreciate another person's viewpoint or their emotional state, then you are a rigid fellow whether you are a woman or a man and rigidity yẹn náà wà nínú ara nǹkan tó máa ń dá tó máa ń dá lérú and then lack of family support most of the time ń sìn tàbá ti fi ọkọ àti ọmọ méjì fẹ́ra wọn wọn á sún sẹ́yìn àwọn òbí á sún sẹ́yìn kò séèyàn tó máa báwo dẹ̀ ló ṣe ń lọ mo ní wá kí yín ni that's family support tó máa jẹ́ sọ́kọ̀ fún wọn in time of problem kò sí. And once there is lack of family support from both sides of the equation, a little problem can become a big issue. Now, nígbà tá à ń kà á lọ, there is a doctor, Dr. John Gossman ó wá ní there are four horsemen ló pè àwọn ẹlẹ́ṣin mẹ́rin kan problem ló pè ló pè lálẹ́ ẹṣin mẹ́rin four horsemen ó ní four horsemen yìí àwọn gan-an ni kókó problem tó máa ń dá lérú nígbà tó máa ó ní number one criticism you are always criticizing wọ́n ní criticism is expression of disapproval of somebody or something on the basis of perceived fault or mistake kò mọ̀ ṣe ṣá you are always criticizing and when you have that he says that that marriage is heading for the rocks you are always criticizing he says when you are too critical of your partner ẹ ti ń break bond tó wà láàrin ẹ̀yin méjèèjì the connection between the two of you, you are breaking it into. And once you once that connection is broken, that's when the wife will say, I'm fed up. And the husband will say, Tó bá fẹ́ lọ kó máa lọ. Then ó wá ní ó ní contempt. He mentioned he said number two contempt. Ó ní when anger is fused with disgust ìbínú àti mi wọn kan tó ń pe disgust ní Yorùbá ẹ ìbínú ojúwájú gba what's content in Yorùbá ẹ o. tó nira ìkórira yes ìbínú àti ìkórira tó bá kọ́ tó bá wú tó fi iṣẹ́ pọ̀ òun bínú o tún kórira èèyàn yẹn ó ní that is contempt ó ní when you have that ó ní it is an unusual conviction of the worthlessness of another person. Ibe is worthless kò tẹ kò dín kankan tó fẹ́ tó fẹ́ mú wá ó ní when you have that when you have contempt anger fills with disgust called contempt ó ní that is a marriage heading for tolan ó wá sọ ó ní ó ní it arises from out of a perpetual state of negative sentimental override ó ní it arises out of negative sentimental vibe. ó wá pè é ó ní ó ní is a mindset of negative conception about your spouse kò tẹ kò tẹ ríro rí pé nǹkan tó dá lè wá látara ẹ̀ whether it's your wife or your husband ah olóṣìá rẹ̀ tó ti dé ìyàwó ló sọ bẹ́ẹ̀ ọkọ náà kí ló fẹ́ ṣe ó ní problem kò ní nǹkan tó fẹ́ contribute when you have a perpetual conception pé kò sí nǹkan tó lè jáde dáadáa tó lè jáde látara èèyàn kan ó ní that is still contempt ó wá ní number four and number three ó ní defensiveness defensiveness yìí ó ní òun gangan nígbà míì ó máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó even in a healthy relationship ó ní gbogbo wa là kí ń láìkì kan máa béèrè ìbéèrè lọ́wọ́ wa nípa àwa tá a wù àbí nǹkan tá a sọ. ó ní like an example now àfa mi sọ ọ́ lẹ́ẹ̀kan ọkọ ẹ dé láti fi iṣẹ́ ó dé lánàá kò bóúnjẹ ó fojú fò ó dé léèlè kò bóúnjẹ ó bá dé lọ́la tó gbóyà oúnjẹ mi dà ó ní ah in fact mo busy látàárọ̀ ni ṣe mo ń ṣiṣẹ́ mo ti fọgbá mo ti fà in fact èmi gan ò tí ì jẹun ṣá a máa wò pé a ah, ẹjọ́ mo béèrè lọ́wọ́ ẹ̀ ni ìwọ gan ò tí ì jẹun you are being defensive while it's just a simple question where is my food because you know that what you have done ó kù díẹ̀ káàtó wàá wá wá defensive ó wá ní there are three ways la fi máa ń deal pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ti di wọ́n ń béèrè béèrè lọ ó ní is that we counter attack ah èmi náà ti jẹun ní ṣe fọ́kí àwọn ọmọ ẹ ń ṣe náà ṣe kinní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo ó ní that's counter attack ó nígbà míì we trivialize the complaint we trivialize it no matter how much already, rẹ́dì ẹ kinní ẹni tẹ́bi ń pa bọ̀ tó ti ń wò pé à ah, kí n jẹun sìn we trivialize the complaint ó ní then number three ó nígbà míì àsọ̀gbé báwo lè máa béèrè bẹ́ẹ̀ yẹn bó ṣe ń béèrè kan ló ṣe béèrè yẹn kíní kan kíní kan you start you start to want to correct that individual you want to correct him or for ibe ìbéèrè yẹn kò yẹ kó béèrè ẹ̀ bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ náà lọ́wọ́ ọkùnrin so either because you are being defensive wọ́n ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó ṣe nǹkan tó ṣe but o ti tètè gbaná jẹ either you counter attack or you trivialize the issue or you you start to correct them pé wọ́n ṣe ń béèrè kan ló ṣe béèrè yẹn kò yẹ kó béèrè bẹ́ẹ̀. ó ní simply having a complaint which is focusing on a specific behaviour and requesting change isn't an attack but it's often experienced as such. We feel insulted and unsettled when a behavioral change is requested of us. Nǹkan tí ó yẹ kó di nǹkan nǹkan tó ṣe yí à ò bá dẹ̀ ti gbó lánìgbò nígbà tó jẹ́ oúnjẹ mi dà á má bínú ọkọ mi à kíní kan irú ò ní ṣẹlẹ̀ mọ́ mistake ni that these last few days But we don't. We go on the defensive us immediately and we start to look for excuses where there are none. Then ó ní stone walling ó pélé stone walling yìí ó ní it occurs when a woman tọkùnrin tóbìnrin bá ti béèrè ó fẹ́ dá ọ̀rọ̀ kan lẹ̀ bóyá lórí ọmọ àbí lórí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ńlé ọkọ wa dá lóhùn lénìí tó o béèrè nǹkan tó ń ṣe o kò dẹ ẹ lóhùn bó ṣe fẹ́ ojú fẹ́ dálẹ̀ lọ́la kò dẹ ẹ lóhùn bó ṣe fẹ́ tó bá wá dọ̀tún la nígbà tó bá rí pé wàhálà ẹ̀pọ̀ ṣáàfẹ́ sọ̀rọ̀ ẹ̀ ṣá bóyá wá switch off it's called the stone walling the man will just switch off tó kì í sọ nǹkan tó bá fẹ́ sọ ó ní tọkùnrin bá tiẹ̀ bẹ́ẹ̀ yẹn the woman will perceive it as trying to dodge from attending to the issue she will now increase the volume tó wáyé bó come. No, ló rọra ń sọ díẹ̀díẹ̀ ni the more she sees you as stonewalling she will increase the tempo Our di pé ó wá ní kí ni nǹkan mẹ́rin tó máa ń ṣẹlẹ̀ tó yẹn bá ti ṣe tí irú yẹn bá ti ṣẹlẹ̀ ó ní number one flight that man may stop coming home early òun ni ẹ tó máa close láago márùn-ún tó yẹ pé aago mọ́kànlá aago ńláńlá ló máa máa wọlé because he stone walling is trying to prevent problem by tí bá kúkú sílé kò sáàní rẹ̀ tó máa complain fún then number two flee that man may be coming home and when you start you take his shirt and he walk out then only, ní ó found only found is when you retreat with insincere placation má wọrí kò sí problem nǹkan tó sàn ẹ kò settle we settle insincere placation ó wá ní then the fourth one which is the worst ó ní if you continue it can lead to a fight ó wá ní the reason is because it's an hormonal thing wọ́n lọ into physiology of a man The fact that by the time you start nagging him and you are nagging him, he start, his heart rate increases, catecholamines and all other chemicals in the body comes up. At the end of the day, it can reach a crescendo. At the level to ẹgbẹ́, is either he fight or he fight, he eh, what we call it fight, fright or or flight. In medicine, akọ̀ ògbókè. Okay. pé tóbìnrin bá understand pé bọ́rọ̀ ṣe ń lọ yìí ó dàbí pé ó lè dà sí nǹkan kan kó wá tẹ sùúrù ó ní kò bá dáa now kí làwọn kan tó máa ń jẹ́ kí family kí tó máa ń protect family tó máa ń jẹ́ kí ọkọ àtìyàwó kán lè gbégbé rọrùn tí ò fi ní sí pain nínú nínú nígbésí ayé wọn ó ní nọ́mbà one closeness ó ní closeness ó ní it refers to bond between a family the feeling of support warmth and responsiveness in a family ó ní àwọn tún máa ń pè lórúkọ míì kọ́ loyalty ó ní another name for closeness is loyalty ó wá ní loyalty is the ability to put others before yourself ilé tẹ bá ti rí tó jẹ́ pé àwọn ọkọ àtìyàwó wọ́n wọ́n ń ro adverse effect of nǹkan tó lè ṣẹlẹ̀ ní the other person kan tó ṣe when you put others before yourself only you have a situation where there is closeness within the family and then the family will be will not be fragmented. Then only mutual supportive relationship. Support each other. Be be in short, only a supportive relationship helps you to achieve more than you would have achieved on your own. Ẹ jẹ́ ká support ara wa. Tó bá di pé ọkọ gbé ẹrù ìyàwó ẹ̀ nǹkan tó ń dààmú ìyàwó ẹ̀ ó gbèrú. Ìyàwó náà gbé tó ń dààmú ọkọ ẹ̀ ó gbèrú. Ó ní you will achieve more than you would have achieved on your own if there is that mutual supportive relationship. Then, only ní base your relationship only clear family organization ó láwọn kankan tó máa help the family máa wà pọ̀ ó má di pé ó máa di túká is when you have clear family organization by which case everybody mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ everybody bá mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ ipe kò sí problem nírú family bẹ́ẹ̀ then of course culture of appreciation àti sọ yẹn when you appreciate other people ó ní wọ́n ní. Appreciation draws us closer to those who appreciate us. And in return, we give and in return, in return, when we give appreciation, we draw ourselves closer to those we love. Let's appreciate one another. A family that appreciates themselves. Ìyàwó tó wà lé tó ń tọ́jú ọmọ ìjọ tó bá fọmọ́ lẹ̀ fún ẹ ló máa mọ wàhálà tóbìnrin rí pẹ̀láwọn ọmọ ọkọ tó lọ lé tó lọ wá ọ̀nà ọ̀jẹ̀ mú wá mo máa ń sọ nǹkan kan mo ní wọ́n lè gba ọkùnrin létí ìta kó fọwọ́ ṣe wà ó tún ba lọ ṣùgbọ́n ẹ gbáyàwó ẹ̀ létí ó máa dákú síbẹ̀ ni mi nígbàsẹ́ ẹ̀ mi nígbàsẹ́ why why and then of course direct communication that the, my time is almost up, but there's a lot of issues on all of this. I try to be scientific in trying to find out what the problems are. Then, number four, I'm more, uh, before I round up, there's, there's no way one would not talk about polygamy when you are talking of marriage becoming pain. And uh, I always ask this question tó bá jẹ́ pé àwọn obìnrin lọ́lọ́run ní pé wọ́n lè fẹ́ ọkọ méjì mẹ́ta mẹ́rin kí ni ò bá ṣẹlẹ̀ ńlẹ̀ ayé kí ni ò bá ṣẹlẹ̀ ńlẹ̀ ayé wàláì the world will be worse than it is now it will be because obìnrin ní ambition ẹni pé kì í fẹ́ Buhari á dẹ̀ máa fẹ́ ọkọ á dẹ̀ máa divorce ẹ̀ títí tó máa fi dọ́dọ̀ Buhari á kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kọmíṣánná tó bá fẹ́ tó gbé tí yẹn gbé súnmọ́ Ambode á jálẹ̀ á fẹ́ Ambode tó bá fẹ́ Ambode tí yẹn gbé súnmọ́ mínísítà á já Ambode lẹ̀ á mínísítà tí mínísítà bá ti gbé súnmọ́ president ajá yẹn lè afẹ́ pa á ní ẹ̀hẹ́n mo ṣe débi tí mò ń lọ ni. Now, and apart from that, what will happen to the men? We all know the story of the first murder in Islam. Kí ló máa ṣẹlẹ̀? Ewu owó ọkùnrin, òkú a máa wá sùn. Ẹni tó ń fẹ́ jálẹ̀ ò ní gbà, kàkà kó já mi Ẹni yẹn á filẹ̀ gbaṣọ bora ni a ò lọ ṣe sọ. People men will start killing each other because they don't want their wife to leave them and there will be murder everywhere so ọlọ́run tó ní pé polygamy is for men ọlọ́run mọ̀ nǹkan tó ń ṣe and he is the wise of the wisest the wisest of the wise now before i leave i want to give some final gist for conjugal bliss what are the things that from my research i found out is very important kéèyàn lè gbé gbèsè ayé tó rọrùn nílé ọkọ number one niyat intention for marriage are we are we going to marry with the right intention let us ask ourselves nobody is going into marriage lillahi wa rasuli. And because our intention is faulty from the very beginning, what do you expect? Niyat is number one. Number two, uh, Rasulullah said it, dua. Ṣáà ń sọ fún àwọn ọmọ wa tó wà ní secondary school tó wà ní university ipe tó bá ti parí five daily sọ̀lá tiwọn kán gbàdúrà sọ́lọ́wọ́n ọba fún mi lọ́kọ̀ọ́rẹ́. mi lọ́kọ tèmi ìwọ ọlọ́run ọba fún mi níyàwó re fún mi níyàwó tèmi. Before we now reach the point of istihara gbogbo àlà ń ṣe istikhara istikhara second to the eh, quarter to go ni o istikhara ta ti sọ pé ah, ọmọ yẹn fáwọn ni fẹ́ àwa sáré bọ́ sórí ẹni when the dua should have been occurring from when you were a teenager. You should have been making the dua. Then, of course, istishara. Now, ask yourself, mo máa ń how many fathers sit their sons down to tell him how to do in marriage how many mothers sit their daughters down to discuss, have a frank discussion on, I'm finishing, have a frank discussion on marriage. And then you yourself, as you are growing up, you are moving to, you are moving close to people who know. You ask the scholars, you ask the psychologists, you educate yourself about the institution of marriage before you enter it. Nobody is doing that one too. Then After that, you are in the marriage. The first thing I will enjoy on you is never go to bed angry. Never ever go to bed angry. Number two, number two, fight fear. Ẹ má máa jà kẹ́dá gbogbo nǹkan nù. Fight with love. Fight with affection, knowing fully well that ẹni tó ṣẹ̀ ẹ́ yìí ò lè gbà ju sọ́rí náà lọ. The ultimate you will get is I'm sorry dear, I'm sorry darling, and that's all. Ò lè ní kó mórí wá kó bẹ́. Fight with love and when you learn that ẹ̀ẹ́ni máa sọ̀rọ̀ tán torí ẹ̀ ń jà because by the time you are saying everything asọ́tán asọ́dun asọ́tán it always leads to problem fight with love then show affection every day you start sọ̀rọ̀ yẹn what is wrong with your husband is going to work and say ah they are you are forgetting one thing kó tẹ rò bíi pé àkótí ah, gbàgbé nǹkan kan sílé ni kó ní ah you not giving me a goodbye kiss yes Islam did not say you should not show affection. Mr. Al-Fatah said it. He did not say you should not show affection to each other. Ah, yeah, come. Ẹ kí show love every day. When you show love every day, you are warding off Shaitan. Then, make your sex life a priority. Make your sex life a priority sisters yes you have you have you have succeeded in guarding yourself you have guarded your chastity and you have become a married woman the moment you become a married woman that body is no longer your body is no longer your own that body is the sole right of another person that your husband has right over that body He has right, even kò fẹ́ gẹrun lásán, he has to permit you to cut that hair. That body, you have kept it. Alhamdulillah. Have a vibrant sex life. It is very important. Èyàn ń délé ọkọ kó tún lọ máa ní kí ló ń pe ṣáì ní Yorùbá. Ṣáì, èèyàn wà ṣáì. O lọ ti dúlé ọkọ with your husband kò sí tìjú ń bẹ kò sí tìjú kankan bẹ then praise and motivate each other praise and motivate each other and then learn to take each other out I purposely put this one there take each other out obìnrin fìlì pọkùnrin nìkan ló máa ní ìdíyà let's go and eat out why why can't you take him out. Say, dear, I want to take you out today. It is not the sole prerogative of a man to take a woman out. Take each other out. Once in a while, say, dear, I want, I'm the one that is paying today. I want to take you out. Why not? Those are things that brings love. Eh? And then avoid money being a source of discord. Avoid money being a source of discord. And then, when it comes to issue of children, have moshara. When it come, when you want to take a decision as a man, have moshara with your wife. Call her, tell her, àwọn ọmọ yìí lórí ọmọ yìí nǹkan tí mo fẹ́ ṣe rèé ẹjọ́ ẹjọ́ ah. better give you her opinion you don't have to agree with it women he doesn't have to accept your opinion always understand that ìdọ́tí àbò accept is the amir I'm am on my final is the amir give him your candid opinion free of malice free of any uh, uh, tricks and let him pick let him make a decision on it then be quick to say sorry gbogbo wa la rántí orin yẹn o there are four magic words náà pé nígbà tá a wà ní school ọlọ ìtọ́jú ọlọ́dún ti sọ di márùn kò tẹ̀ yéèyàn mọ̀ sí i wọ́n ní there are four magic words there are four magic words there are four magic words that, I know please excuse me sorry thank you. beautiful there are four magic words but I know beautiful when you learn that let it be let it come naturally with sincerity your husband and your wife know that you mean it. Then, lastly, there's a research. A research there's a research that was conducted. It says that after an heated argument, after an heated argument, if the woman calms down first and apologizes to the wife, to the husband, warning that marriage lasts longer. Mo wá béèrè lọ́wọ́ mi pé why? Why? Mo wá come to two conclusions. Number one, number one kìíní uh, eh, is that men forgive easily. Men forgive easily more than women. Àwọn obìnrin wa ìyàn ogún ọdún gbóná o. Men forgive easily more than women, which is why when a woman is quick to say sorry it usually solves a problem. You know? And then, secondly, what have you succeeded in doing? You have succeeded in massaging your husband's ego. You have succeeded in massaging his ego as a man, and he will feel, ah, yes, I'm still in control of my house. While actually, a woman can make a man do everything she wants him to do if only she's wise. i'm going to leave you with this statement a wise man once said he said any fool can turn a lover into a husband but it takes a wise woman to keep a husband as a lover jazakumullah khairan salaam alaikum. وعليكم السلام ورحمة الله وبركاته التكبير